بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه وبعد أرقف رابا سبحانه وتعالى ọba tí ó gbọngbọ́n tó tóbi آنو رياتي yí pé àánú rẹ̀ ما orí adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala a sì tọrọ alékùn kí a ti gẹ ọlọ́run ọba fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alé rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayò ní fi jáyé ma kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kan nínú àwọn olóríire náà ibi ta dé nínú durusun fi sharhi nawaqidil islam so ti sheikh Salih Al-Fawzan ta n kalọ fúnra wa òun náà ni a nǹkan tó mọ́n ba islamu jẹ́ tó mọ́n sọ́yàn di kèfèrí ẹlẹ́ẹ̀kẹrin tí sheikh Muhammad ibn Abdul Wahhab tí wọ́n dákọ̀ òun náà ni man ya'taqada anna ghayra hadiyi an-nabiy sallallahu alaihi wasallama akmalu min hadiyi so àti wá bá ọ̀rọ̀ ìmá dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ àtàwọn nǹkan tó pọ̀ láti sọ àwọn nǹkan tó pọ̀ ní àti sọ ibi tá dé òun náà ni ibi tí Sheikh Salih Al-Fawzan tí wọ́n sọ pé fala budda min tatbiqi hukmillahi azza ibadat so kò sí tàbí ṣùgbọ́n agbọ́dọ̀ máa apply ìdájọ́ Ọlọ́run ọba níbi àwọn ọjọ́sìn fama wafaqa al-kitaba wa sunnata fahuwa sahih in tó bá bá Qur'an àti sunna mu òun náà nìkan tó lálàáfíà o wa ma khalafa al-kitaba wa sunnata fahuwa batilun in tó bá yapa Qur'an àti sunna òun lánàá wala yajuzu at-tasahulu fi hadha amr kò sì tọ́ kíyàn máa fọwọ́ yẹpẹrẹ mú àlámọ̀rí kò tọ́ kí a máa fi ọwọ́ yẹpẹrẹ ọwọ́ bíntín kí a máa fi mú alámàrí wàtàgọ́dì anhu àbí kí a ti kájúkó mẹ́ wà án yí kọ́ọ̀lá àbí kí a máa sọ pé uturukun nasa látàtà firuhum ẹfàwọn ìyánlẹ̀ mẹ́lẹ̀ ẹfàwọn ìyánlẹ̀ fanakúlù nǹkan tá fìr àwọ̀ lẹ́nìkẹ́kẹ́ kó nú ẹ̀sìn ولكننا نريد الخير للناس ودا دال ففا ومنيا ونريد أن يرجعوا إلى الصواب أسفجك قد سدادا وإلى الحق أسفجك قد سبيودو لأن هذا أصلح لهم في دنياهم وآخرتهم torí pé eléyìí ló lọ́lájú fún wọn ní ayé wọn àti lálẹ́kìyà wọn wa hadha huwa al-ijtima'u as-sahih eléyìí sì ní kíni eléyìí ní ìkójọpọ̀ tó lálàáfíà eléyìí ní ìkójọpọ̀ tó lálàáfíà wa amma idha taraknahum ala ma hum alayhi ṣùgbọ́n ta bá fàwọn èèyàn lẹ lórí àwọn nǹkan tó wà lórí àwọn nǹkan tó wà lórí ẹ̀ min bid'atin lórí ẹbọ wa shirkin àti min bid'atin astaghfirullah min bid'atin lórí àdádálẹ̀ wa shirkin àtẹbọ wa ta'atilin li asma'illahi wa sifatihi àti kíyàn máa dá àwọn okọ̀ àtàwọn ọrọ̀ yọ́rọ̀ bá kíyàn máa dá wọn nù fahadha gishun lil umma àti jàmbá al'umma lélẹ̀ wọn nabiyyu sallallahu alaihi wasallama yaqul annabi sin sọ pé addinu nasiha ẹ̀sìn ni kíyàn máa gbà wọn yan mana ẹ ma sàfọmẹ́sìn fọ́lọ́wọ́ bá wàlì kìtàbìhì ẹ ma sí àfọmọ́ ìtẹ̀lé fún tíra ọlọ́wọ́ bá wàlì rasúlìhì ẹ ma sí àfọmọ́ ìgbọ́nà ìmá dàlẹ́yìnyà fún òjíṣẹ́ rẹ̀ wàlì àìmàtìl muslimin ẹ ma gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu ẹ̀ ní <clears throat> وكذلك التحاكم إلى الله في الأمر بالمعروف والنهي عن المنكر بكنا nínú àwọn alamari àbí àwọn àwọn ayé tó yẹ ká máa padà sí ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bá yẹ pé page kankan náà rájọ́ ń lò page 101 the last kí ní tó wọ́n bẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni وكذلك التحاكم إلى الله في الأمر بالمعروف والنهي عن المنكر سبكنا هناك ما وايد أجل صدى الله سبحانه وتعالى نبي èyàn pàṣẹ dáadáa ni àbíyàn kọ ìbàjẹ́ so ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà ni ká máa dá gbogbo ẹ̀ padà sí ìdájọ́ Ọlọ́run Ọba ni ká máa lò níbi gbogbo nǹkan li anna Allaha torípọ̀ Ọlọ́run Ọba amara bi ó pàṣẹ ìmá tẹ̀lé wa naha an ma'siyati ó sì kọ̀ níbi máa ṣẹ̀ fakaunu nasi yatrukuna wala yunkaru alaihim wala yu'maruna wala yunhaun ní pé èyàn wà fàwọn èyàn lẹ̀ wọn èyàn ní máa kọ̀ fún wọn èyàn ò sì ní máa pa wọn láṣẹ èyàn ò sì ní máa ṣe kí wọ́n jìnà eléyìí nínú pé èyàn ṣe kíni èyàn dá ìdájọ́ Ọlọ́run bá nù ní o gbogbo eléyìí òun náà kó sábẹ́ kíni abẹ́ pé ká máa lo ìdájọ́ Ọlọ́run bá qala sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé man ra'a minkum munkaron ẹni <clears throat> tí ó bá ní kápá fabilisanihi kó ya yí padà pẹ̀lú ahán rẹ̀ fa in lam yastati' tí ó bá ní kápá fabiqalbihi kó ya yí padà pẹ̀lú ọkàn rẹ̀ wa dhalika ad'aful iman ìyẹn ló sì lẹ́jù nínú iman fa ma wá bákanáà في أمور المخالفة التي هي دون الشرك níbi àwọn alámọ̀rí tó yapa tó yẹ pé kò tó ẹbọ kìí ṣe pé ibi ẹbọ àbíbi tàwàhídì nìkan lè yóò ti máa lò dájọ́ Ọlọ́run Ọba àmọ́ tó bá ti di mí máa ṣe tó bá wọ̀ ara ọ̀ ara so wọ́n ní fi umuri al-mukhalifati allati hiya duna ash-shirki wal-kufri níbi àwọn alámọ̀rí tó yẹ pé

èyàn ó sì dúnímà rẹ̀ wà yu'khadh ala yadil mukhalif èyàn ó sì gba ọwọ́ ẹni tó bá ti fẹ́ yapa ìdájọ́ Ọlọ́run bá yóò gbámú ẹwùn kẹ báyìí ń pè wá sí àkíyèsí kan tó ṣe pàtàkì gan nípa pé tarbiyya islam tarbiyya sunna tarbiyya salafiyya so kèése bí tawhid àbí bí shirk nìkan ló mọ̀ bí kíni kèése bí sunna tídàkejì rẹ̀ jẹ́ kíni tídàkejì rẹ̀ jẹ́ bídá nìkan ló mọ̀ tarbiyya salafiyya tarbiyya islam nǹkan tó rọ kiri ká gbogbo ayé wa ni tó ló padà sí pé kíni ká máa lo ìdájọ́ Ọlọ́run ní gbogbo ìgbésí ayé wa so but kódà ẹ̀rẹ̀ lómi iná ti ń pàpè mọ́ra salafiyya tó yí pé wọ́n máa ń ṣubú lábàlá yìí gan wọ́n máa ń ṣubú gan lábàlá yìí bẹ́ẹ̀ ni nítòótọ́ láàkídà ní àkídà ahlùsúnnà wal jama'a ni ní manhaji mu'amala ma'al mubtadi'a oye ojú ọ̀nà ahlùsúnnà wal jama'a náà lọ́wọ́ a mọ́tẹ́ bá wọ àwọn alamari kọ̀ọ̀kan ẹ̀rì pé ẹni yìí bóyá nínú wà rẹ̀ nínú wà rẹ̀ nínú bí ṣe ń wá mọ́ àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó gbé epo lórí sàlàfíyà àmọ́ kò bá tẹ́rìbíyà mu torí pé èyàn bọ̀rọ̀ wọnú ìsìláàmù tán pátápátá ni ni ọ̀pọ̀lọpọ̀ èyàn fẹ́ gbọ́ wípé a ah, ládúrú bí ayé ṣe tóbi tó yìí ẹ́ ládúrú bí ah, adúrún tí èyàn fẹ́ fayé ṣe adúrún tó wà nínú ayé Amẹ́ríkà wà Japan ìgbádùn lè wà tó ń lè lọ jẹ ní Amẹ́ríkà kíyàn yàtọ̀ sí bí àkídà yàtọ̀ sí bí manhaj yàtọ̀ sí bí àwọn ibadat èyàn tún bọ́lọ̀ tún máa lo ìdájọ́ ọlọ́run ọba níbi àwọn èyí tó kù náà ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èyàn bọ́lọ̀ máa lo ìdájọ́ ọlọ́run ọba níbi àwọn èyí tó kù náà ni so ìdí tẹ́ fi máa rí ni ẹ pé èyàn máa ń tẹnu mọ́ àbala tẹ́rbíyà tẹ́rbíyà tẹ́rbíyà gan kìí sí pé èyàn mú ìsìlá tuntun kan wá kẹsẹ̀ pé yàn mú ọ̀rọ̀ tuntun kan wá àbí terminology tuntun kan wá rárá in tó ń tọ́ka sí ni pé ẹni wọn ò kúrò nù sàlàfíyà tó tọ́ àmá kíni àmá à kò lo ìdájọ́ ọlọ́run ọba níbi gbogbo ìṣẹ̀mí rẹ̀ gbogbo ìgbésẹ̀ rẹ̀ so yálà kò lo ìdájọ́ ọlọ́run ọba èyí tó dáa jùlọ mi kíní ẹ̀ ó lo ìdájọ́ ọlọ́run ọba àmá kèé sí tó dáa jùlọ mi ẹ̀ nìyẹn kìí ṣe tí ọlọ́ọ̀bá tó jíṣẹ́ rẹ̀ kìí tí wọ́n fẹ́ kó lómi bẹ̀yẹ ni àbídí tí ò fi lò látara ṣáhọ́wà so látara ìfẹ́ ayé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so àpẹẹrẹ sí pọ̀ fẹ́lẹ̀ lápẹẹrẹ sí ẹlòmí bẹ́ẹ̀ ni ni so salafi ni ní manhaji rẹ̀ fil mu'amala ma'al mubtadi' so àmá nínú ilé rẹ̀ nínú ilé rẹ̀ nípa ìbá àkílẹ̀kọ́ rẹ̀ ìrìlẹ̀tì pẹ̀lú ọkọ rẹ̀ kẹsìsíkẹ́ obìnrin yóò kí n ṣe sáláfí lápẹ̀lẹ́nsì kò kí n ṣe gíní kò kí n jẹ́ni tó ma ń gbọ́rọ̀ sọ́kọ̀ so kò kí ń ṣe jẹ́ni tó ma ń gbọ́rọ̀ sọ́kọ́ lẹ́nu àbí níbi ìwá ìmọ̀ rẹ̀ kò kí ń ṣe kíni kò kí ń kò tẹ̀lé ojú ọ̀nà sàràfíyà kò gba ìdájọ́ Ọlọ́run bá pátápátá òun náà ni wípé kíni àwọn àkábìrì wà ńlẹ̀ àwọn kìbáàrù àwọn kìbáàrù ulama wọ́n wà ńlẹ̀ ó sì ní sẹ̀bíìlì wá wá látọ̀dọ̀ àwọn tí wọn ò tó kìbáàrù ó sì pa wọn kìbáàrù oye so ó pa wọn so àbí a kò fún tírà Ọba ní ihtimam ní ha níbi ìwá ìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kò fún súnnà Nabi sallallahu alaihi oye so ó wà lórí súnnà orin nìkan ló ha àwọn orin tó bákàtí bá nǹkan tó wà ní Kùránì àti súnnà orin ló fi gbogbo ìgbésí òun ló fi represent Kùránì a máa ń tẹ̀lé o of course kéèsì pàà ń sọ pé ó ń kọrin lórí ìrun so gbogbo àwọn nǹkan tó kéré tó tiny yìí ẹlòmí ò ní rí pé ìdájọ́ Ọlọ́run ọba èyàn gbọ́dọ̀ ló ní gbogbo aspect life yẹn ni torí pé Ṣaitan ọ̀tọ̀ ọ̀tọ̀ ọmọ èyàn tó burú jáì ni tó bá rí pé òun ò jẹ́ kéèyàn ṣubú níbi ìpìlẹ̀ yóò ṣe kíni yóò tiẹ̀ try láti mú ẹ tuntun díẹ̀ lọ́wọ́ yẹn yóò tún láti gba àwọn ẹtútú díẹ̀ díẹ̀ lọ́wọ́ yàn ó ti rí pé ẹni yìí àà ah, kò sí bóhun ṣe lè sí lọ́nà lórí kíni lórí ìlò ìdájọ́ ọlọ́run ọba níbi tawhid níbi kíni níbi qawanin níbi àwọn abala tó jẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ó sì mọ̀ pé òun ò lè jù sẹ́bọ àmọ́ mọ̀ pé àà ah, arábìnrin so yóò wá se fìtínà fún pé kò ní juwọ́lẹ̀ níbi pé a má dáyà kí lókọ rẹ̀ má dáyà kọ lọ́n ń ṣe dáwà kan àbí nǹkan kódà àkọ́ ẹ̀ òun nímọ̀ gbogbo nǹkan tó jẹ́ súnnà gíníkà so gbogbo àwọn nǹkan yìí ó pàtàkì gan so ẹ́rì ta ń ìtumọ̀ rẹ̀ pé kí a máa lo ìdájọ́ Ọlọ́run ọba ní gbogbo lápẹ̀lẹ́sìn àwọn ẹlòmí wà tánìyà kò hùn sí ní tẹ́rbíyà sàràfíyà dáadáa ẹ̀kọ́lá ẹlòmí ìmọ̀ ń ṣẹlẹ̀ ń bí bèèrè nínú tẹ́rbíyà sàràfíyà nínú ìdájọ́ Ọlọ́run Ọba èyí tí Kùránì sọ ní pé kíni la tas'alu an ashiya'a in tubda lakum tasu'kum so ní pé kìí sí gbogbo nǹkan lè yẹn bèèrè in tọ́lọ́run Ọba fẹ́ lọ́dọ̀ wa ni teslim oye kò tí wá sí kò wá sí sí tẹ́rìbí àti sàràfíyà lọ́dọ̀ ẹlòmí débẹ̀ yẹn ẹlòmí ni ẹ ṣe báyìí báyìí báyìí ṣe báyìí báyìí báyìí báyìí oye so tẹ́rìbíyà gbólóhùn tẹ́rìbíyà gbólóhùn tẹ́rìbíyà gbólóhùn tẹ́rìbíyà kìí ṣe gbólóhùn tuntun tó yẹn ohun látọ̀dọ̀ ara yẹn ara in ta fi ń tọ́ka sí ni pé àwọn abẹ́lá ẹtútún ẹtútún ẹtútún ẹtútún díẹ̀ díẹ̀ tó kù lápẹ̀lẹ́sìn èyàn oye kò lọ́lé kí ó ilé yóò bá tarbiyya sàlàfíyà mu kò bá àkídà sàlàfíyà mu lápẹ̀lẹ́ ìsìn obìnrin náà jẹ́ sàlàfí ní tawhidi lákídà àmọ́ kò sí kíni àmọ́ bóyá kí ló kọ́ rẹ̀ bóyá kò tí ìlò ìdájọ́ ọlọ́run ọba náà pé oye ẹ̀wọ̀n pé gbogbo àwọn okọ̀ tó ma fi ń ta àwọn èèyàn sí inú dọ̀láàrí náà so ó ní kí ni ó láwọn social handles tó manage oye so ó mú kìní kan ni kìní náà ló ń sí ẹ̀ àwọn nǹkan tó jọmọ́ súnnà ni kò sí nǹkan ká kò sí picture rẹ̀ ń bẹ̀ kò sí nǹkan oye so ó mú kìní ni so bọ̀ ilé yìí síbẹ̀síbẹ̀ náà kò bá mọ́tò èyàn ń gbéra yẹn sí fìtínà nìyẹn so èyàn ń gbéra yẹn sí fìtínà nìyẹn so èyàn ń tira yẹn bọ́ fìtínà nìyẹn so ìgbà mí ta bá ń sọ pé ẹlòmíì kò ní tarbiyya salafiyya àbí nínú nǹkan tí Ọlọ́run bá fẹ́ ká ṣe ni pé kíyàn ṣe kíni kíyàn mójútó mùrúà kíyàn mójútó àwọn nǹkan tí a tó jẹ́ tó wọnú haya ìnítìjú so ẹwà rí ẹwà rẹ lómi yóò kà sí kíni yóò kò sí kò sí fìlà lérí kò sí kíni kò sí kankan ó tún wá kó sí gini ó tún wá kó sí kòtì kìí pé ìtàn sọ ni pé ọkùnù sàlàfíyà àbí okùnù gini kan àbí kò tọ́ àbí haramu ni ara ìdá nínú tẹ̀lbíìsì ìbìlìsì ni pé tí ó bá jẹ́ kéèyàn fi gbogbo ìdájọ́ ọlọ́run balẹ̀ yóò sì jẹ́ kéèyàn filẹ̀ láwọn abala kan àbí ìdájọ́ tí ó wà á kèése òun ló wà arjá kèése òun ló tẹ̀sùnwọ̀n jù lè yíò mọ̀ lù láwọn ọbòmí oye so abala àyíwá lè yẹn máa ń fi ń tájẹ̀tì pẹ̀lú àwọn nǹkan tí yẹn máa ń sọ pa tẹ́rbíyà nípa tẹ́rbíyà nípa tẹ́rbíyà nípa tẹ́rbíyà pé kí yẹn nọ́chọ́ ara yẹn níbi gbogbo alámàrí yẹn lórí pé ìdájọ́ ọlọ́run ọba ìdájọ́ annabi sallallahu alaihi wasallam lè yóò mọ̀ lò kódà níbi wíwájẹ̀ mú níbi wíwájẹ̀ nínú tẹ́rìbíà sàlàfíà ní pé èyàn ó gbà pọ́lọ̀wọ̀n ọba ló ma ń pèsè èyàn ó sì jẹni tí ń ṣiṣẹ́ ó níṣẹ́ lọ́wọ́ ó níyọ̀lẹ́ so ó níyọ̀lẹ́ bọ̀ yẹn wọ́n ṣiṣẹ́ ń sí àwárí pé ah, ibi tó ti ń ṣiṣẹ́ yìí ah, ayé yìí ò bá mú ayé yìí ò bá mú ẹ̀sẹ̀ láti kan haram ló wà ń bí ṣe ààrí pé kí ní àwọn olùmọ́sọpó fi ń gbéyànkó kèèsì sẹlẹ́bọ̀ àbí so àwọn aspect yìí tẹ́yàn gbà lérò pẹ̀lú tẹ́rbíyà ni yẹ pé ìdájọ́ ọlọ́run ọba ìdájọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ó gbọ́dọ̀ kọ́fà gbogbo ìgbésí ayé wa ni ó gbọ́dọ̀ kọ́fà gbogbo ìgbésí ayé wa ni eléyìí lọ́dọ̀ àwọn ẹlòmíì à ọ̀ràn lẹ́dà ò lọ́dọ̀ àwọn tán ti rí ayé ẹlákùn ẹnìkan wà tí yóò ti wá ló ti wá lò l'Amẹ́ríkà yóò ti lò láìfì l'Amẹ́ríkà tí ó oye ma jẹ gbogbo ẹ̀ ó ti jẹgbádùn ayé ó wá dé ẹwà sọ fún pé ah afá ah gbogbo ayé èèyàn súnnà mẹ́lìyàn gbọ́dọ̀ máa lò bẹ̀ you mean you mean it so n jẹ́ fara ma sọ fún ìyàn ní pé you mean it ah, so ẹ ń sọ fún mi pé àwọn kílùkọ rẹ̀ àwọn tó ń bá mi ṣiṣẹ́ àwọn obìnrin tó ń bá mi ṣiṣẹ́ náà kí ní ma ah àwọn Esther àtàwọn Deborah àwọn Ìgbò tó ń bá mi ta kí ní kí ní kí ní kò bá mú ẹsẹ ní oye so in ta àgbàlérò pẹ̀lú tẹ́rbíyà ni pé kó sí pé èyàn rọ̀ bá ara àyàn pẹ̀lú gbogbo tó jẹ́ ìdájọ́ ọlọ́run ọba àti kíni àti súnnà nẹ́bí sallallahu alaihi wasallam nínú gbogbo ìgbésí ayé èyàn ìyàtọ̀ táwọn àwọn tí wọ́n kà sí kíni tán kà límítẹ̀ sí bí àwọn abára kan lápẹ̀lẹ́sì níbi ìwà níbi ìwà Sheikh albani ló sọ kíní yìí ní pé níbi ìwà ẹ̀rẹ̀ ẹlòmí pé ẹlòmí èsì sálàfí núwà ẹlòmí ma ń jàmbá àwọn èèyàn ní níbi owó so àbí kò ní jàmbá àwọn èèyàn but yóò ma rìn lórí ṣúbà kó ma sọ nǹkan lọ́rọ̀ pé yóò ma mútùmọ̀ méjì wá so tó bá wá mútùmọ̀ méjì wá ẹni tó ń gbọ́yé so tó bá wá padà ráyá yóò ní àwọ̀tọ̀ ń lòun gbà ìgbélérò pé mo fẹ́ wọ́n ni ah sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sọ pó wà ní ìtọ́sẹ̀ndì sí mẹ́sàn ah mo pé báyìí báyìí lẹ́sọ ni oye so yí tá àgbàlérò pẹ̀lú tẹ́rbíyà nìyẹn pé kí yẹn máa lo ìdájọ́ Ọlọ́run Ọba nínú gbogbo ìgbésí ayé rẹ̀ kódà kó sí pé ìmá ṣe Ọlọ́run Ọba ń bẹ kò sọ yẹn di kèfèrí kódà kó sí pé kíni kódà kó sí pé kódà kó ṣe pé kíni kódà kó ṣe pé ìmọ̀ kó sí kò sọ̀rọ̀ dẹ́rẹ́bọ̀ kódà kó ṣe pé ìmọ̀ kó sí kò sọ̀rọ̀ ẹ̀dùn bídá kódà kó ṣe pé ìmọ̀ kó sí ní láwọn àgbà míì gan kò sọ̀rọ̀ díkíni oye so kódà pé kò sọ̀rọ̀ dẹ́lẹ́sẹ̀ lápẹrẹnsì nínú tẹ́rbíyà tí ta mọ́ fúnra wa ní pé ah, lè so gbàtí tó pẹ̀lú kọ wà lè ẹ́ sàwọn sọ pé obìnrin ò lè jáde ní àà tánú ń bọ̀ sọ ilé so ìdájọ́ ọlọ́run ọba kó rọ kiri ká gbogbo gbésí ayé wọláhì ó ma ń yàyẹ̀ lẹ́nu pé bí ṣe ìtọ́nù sí ma ń díjú àwọn èèyàn kó láti rí àṣìṣe tira wọn wọ́n sì ma rí àṣìṣe àwọn ẹlòmíì ẹlòmíì náà ti kó of course láwọn abala tí ó sọ̀yàn di kèfèrí là ń sọ yìí láwọn abala tí ó sọ̀yàn ló ń bídá kéyàn máa rò pé in tàà ń sọ ni pé tọ́ bá ló ń bẹ́ ẹni pé ìwọ náà kó sí wa man lam yahkum bima anzala Allahi fa ulaika humul kafirun lára ara oye so ara nǹkan tàà ń sọ kọ́ nìyẹn nǹkan tàà ń sọ nìyẹn nǹkan tàà ń sọ kọ́ nìyẹn nǹkan tàà ni ah, whereas irú ẹni yìí náà tóun náà bá ronú síra rẹ̀ dáadáa ṣètọ́nù ti díjú rẹ̀ sáwọn aspect tó lù dájú Ọlọ́run bá nínú gbésí ayé rẹ̀ lápẹ̀dẹ́nsì nínú ta manú súnnà ni pé àkílùkọ rẹ̀ kíyàn jẹ́ onítìjú kó jẹ́ kó jẹ́ ẹni tí ó ṣe kíni ẹni tí ó pọ̀nra rẹ̀ ẹni tí ó jẹ́ alápọ̀nlé kíyàn wá ṣe kíni kíyàn wá máa wá ọkọ̀ òun wọ́n ọkọ̀ sí ìgbà wọ́n ń ṣe bí kí ẹ ma mi ọkọ̀ stẹ́ni ọkọ̀ kọ́kọ̀ wọ́n ma mi lórí títì oye ọwọ́ ah! wẹ́ ah! ah bóyá àmọ́ ìyá mi náà wà lẹ́yìn kéèsè tó ṣẹlẹ̀ mú kàn ya àwòrán àwọn nǹkan fún wa ní pé kéèyàn fi wọ àwọn nǹkan yìí so bóyá àwọn ọmọ ìyá mi náà wà lẹ́yìn àwọn wà lẹ́yìn wọ́n rí ah tàlẹ́lẹ́ yìí ti ń ṣe báyìí lórí títì ìgbà tí wọ́n dẹ́gbẹ̀ báyìí mọ́ sí lọ

tẹ́rbíyà sàlàfíyà yí ń gbà mí àwọn ẹlòmí o mọ̀ gbé mú wọ́n rò pé bóyá nǹkan mí tuntun látún gbé dé nínú ẹ̀sìn tí wọ́n fi tí pé àkídà tawhid manhaj tuntun okùnkùn tẹ́rbíyà manhaj náà ni tẹ́rbíyà manhaj níbi ìgbésí ayé èèyàn ránsọ oye so manhaj níbi ìgbésí ayé èèyàn ẹmọ wọ́n sí lápẹrẹnsì alhamdulillah àwọn obìnrin wa látara pé èyàn fẹ́ sí wọn sí àwọn kíni sí wọn sáwọn àdánwò àtàwọn nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ lápẹrẹnsì tí a tí kí ló kọ̀ tí àwọn obìnrin wọ́n decide pé a àwọn ò bá àwọn ọkùnrin sọ̀rọ̀ àwọn ọkùnrin àjòjì sọ̀rọ̀ so tó bá fẹ́ bá sọ̀rọ̀ òun ti lọ́kọ lọ bá ọkọ wọn sọ̀rọ̀ so tó bá fẹ́ bá òun sọ̀rọ̀ lọ bá ọkọ òun sọ̀rọ̀ àwọn ọkùnrin náà láàrin wa àwọn gan ìwọ gan ó ti mọ̀ ó ti dáràn oye ọ̀rọ̀ ń bá ìyàwó ìyàwó sọ̀rọ̀ tí ọ̀ mọ́kọ rẹ̀ bá sọ̀rọ̀ ní ìtẹ̀ ló so ẹ máa wọ àwọn tánàwọn ṣe sáráfí yìí ọmọ captain àwọn ọmọ kílòkọ rẹ̀ àwọn ọmọ bàbá bàbá múfú tí Ògbómọ̀ṣọ́ kìí ṣe mufti o bàbá mufta o bàbá mufta o so bàbá mufta o Ògbómọ̀ṣọ́ so gbogbo àwọn báyìí ẹwà rẹ̀ wọ́n ni ẹ kí wá ló ṣe wọ́n tún máa chati lórí Facebook lọ́kùnrin sóbìnrin tàbá wọ́n sọ̀rọ̀ against àwọn akẹ́yẹ àwọn ẹlòmí àmọ́ ò pé ah, àwọn lè ti le jù wọ́n àti tàà ń sọ ni pé ìdájọ́ Ọlọ́run ọba ló ní gbogbo ìṣẹ̀mí rẹ̀ tó bá tó bá tó bá ṣe gíní tó gbogbo nǹkan ọfẹ́ wọ́sọ ni lo ìdájọ́ ọlọ́run ọba lo súnnà nabi sallallahu alaihi wasallam pọ̀ wọ́sọ kí lẹ́rí fẹ́lẹ̀ anábi sallallahu alaihi wasallam kọ̀ fún yà pé kíyàn máa ṣe gíní kíyàn máa wọ aṣọ tó jásọ obìnrin aṣọ táwọn obìnrin lò anábi sì kọ̀ fún yà kíyàn so gbogbo àwọn nǹkan yìí látara pé káwọn mùsùlùmí fi jìnà sáwọn nǹkan ọ̀dọ̀tí so káwọn mùsùlùmí fi jìnà sí àwọn nǹkan ọ̀dọ̀tí ó wá ní àkó burújáre ìwọ náà wọ́n á rí pẹ̀lú kíní lọ́wọ́ àwọn kíní táwọn ọkùnrin àtòbìnrin máa ń fi sọ́wọ́ ìkéṣàgò ẹ́ so ó sàwà fi sọ́wọ́ oye so ìwọ náà rí tó fi sọ́wọ́ àwọn ọkùnrin lò kò yẹ ká lè tó báyìí oye so ní pé àwọn ọkùnrin lò kò yẹ ká kí ní kò yẹ ká lò tó báyìí kí ló dé ah kí ní yìí tẹ́lẹ̀bí àsànàfí kìí ṣe tó dájú kìí ṣe ìdájọ́ tó dájú níbi kí ní ìnìyàn kìí ṣe ìdájọ́ tó dájú níbi kí ní ìnìyàn àbí lápẹẹrẹ ń sì lẹ́kẹ̀ so lẹ́kẹ̀ náà ni àbí ọwọ́ agbésọ́nà ọgbésọ́wọ́ torí pé ọkọ̀ rẹ̀ ń jẹ́ adérógún oye so ah, ní a ah, ṣe ah, láti jọ adérógún ni ọ́ sàti tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ nínú gbésí ayé èèyàn tó ní bùkátà sí kí ọba tó yí pé àìló mójútó ni so eléyìí ni ẹ̀dàkù tó rọlọ́wọ́n eléyìí ni a máa ń sọ lábala pé ìmójútó tẹ́rì nínú tẹ́rbíyà ìtọ́lọ́wọ́ bá fẹ́ ni kágbọ́lá fún kíni kágbọ́lá fún alkiyama wa lórí kíni lórí ayé yìí a wá apply rẹ̀ sí pé ah ó sì lọ máa ṣiṣẹ́ nílùú tó ṣe kíni nílùú tí ó kò sáwọn sára fi ń bẹ̀ Ustaz, mo rí Eh, táàmà pé àwọn sáráfí wà ń bẹ̀ ó sì lọ máa ṣiṣẹ́ ní ìlú táàmà pé àwọn sáráfí wà ń bẹ̀ ẹ̀yìn eh, stars mo rí sí eh, kíkọ́ rẹ̀ sí Port ni Port Harcourt ima lisi online ah, ó gbọ́lá fún jíjẹ múmu lórí tẹ̀sìn rẹ̀ lélẹ̀ kìí ṣe pé ọ̀rí jẹ ara tẹ́lẹ̀ o kìí ṣe ní sí ọ̀rí jẹ ni níwọ̀nba níwọ̀nba níwọ̀nba wá ní ara ah, tún fẹ́ ṣe kìíní ni tẹ́rbíyà in tí ìdájọ́ ọlọ́wọ́ bá bùkátà ń bẹ̀yẹn ni pé ilé ìkọlù yẹ kó gbọ́lá fún in tí tẹ́rbíyà sàlàfíyà bùkátà ní pé kìí kíyàn wà ń bí tíyàn ó ti dáàbòbò ẹ̀sìn yàn pàápàá jùlọ nígbẹ̀yìn ayé ìtàdánwò pọ̀ ẹlùmí òtún ní christian mi wọ́n máa burú tv yẹn àwọn yàkíní yìí àwọn kan ẹ́ eh, ṣe ìwọ́n sí sàláfí mọ́ ní gbogbóǹkẹ́ gbogbóǹkẹ́ ẹ mọ̀ tójúbọ́ láìfà àwọn èèyàn ìfẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu ni kí ní ẹ̀ ìfẹ́ ẹnu ni èyàn ti láwọn kẹ̀kẹ́ tó fẹ́ ṣe ó ti wá rí pé ojú ọ̀nà yìí ojú ọ̀nà pé káwọn ọmọ gbọ́lá fún nǹkan tí ẹ̀rí àsọ yẹn nǹkan tí sàlàfí àsọ yẹn kò ní àláhùn láti sàwọn kẹ̀mí tó fẹ́ sí òun náà nínà ìlò ìdájọ́ ọlọ́run bá nú gbogbo láìfihàn ẹ máa kí tó fẹ́ fi sí ìbì sílé ẹ̀ torí pé àwọn channel mi náà wà náà àwọn channel mi wá ti ń sọ̀rọ̀ ń pa Islam wàláyà àti ma àwọn èèyàn ṣe mú ò padà wà àwọn channel Islam yẹn tó ń sọ̀rọ̀ ń pa Islam ẹlẹ́kejì tí wọ́n ni pé àwọn channel tó ní ń sọ̀rọ̀ ń Islam tó ọba ma burú wọn ni tó ọba ma burú wọn ni ṣe pìsì ti zaki náà kìlọ fẹ́ ma ń bò ní ọkàn tara ẹni ọfẹ́ ma jí fíìmù oye so ọwá ń parọ́ fún wa oye ṣe ẹ̀hùn gẹ́ ẹ̀hùn gẹ́ ṣe ẹ̀hùn gẹ́ ṣe ẹ̀hùn gẹ́ ìpé ha ẹ̀yìn kí kí àwọn obìnrin káyà àwọn obìnrin kó wà segregated gíní kíní láyé Umar àwọn ọkùnrin àti obìnrin wọ́n máa ń sálà láàbì kẹkẹrẹ ni ẹ̀yìn eh, tí tẹba wá brọ́dà lọlé kí àwọ rẹ̀ kó mọ́ mọ́ jáde síta níbi táwọn ọkùnrin bá jókòó ń gbà yẹn tí ò ní fi nídi pé wọ́n ti ẹ̀rí àwọ èèyàn tí ó fi kí ni anábi lọlé sàábé kan tó wà tí ó mára tàbákì tán lọ jẹun ìyàwó náà kọ́kọ́ bá lé tí kọ́kọ́ tó dé wọ́n sì bá sọ̀rọ̀ kí ni kí ni gbogbo ilé ìwáyìí ẹ̀hùn kan so kí ẹ má fẹ́ lo ìdájọ́ Ọlọ́run ọba tá kí ẹ mọ́ fẹ́ fi ṣẹwárí ṣètọ́nù ní tí ṣètọ́nù wá burú sí yẹn ṣètọ́nù wá ní dúnbẹ̀ yóò wá máa mú bí ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo example ta sọ yẹn kò sí ìtí ṣètọ́nù lè fi jẹ́ kí yàn sọmù lápẹ̀lẹ́nsìn obìnrin tó ti wá ní péjì yẹn obìnrin tó wá padà ní péjì yẹn tó wá padà gbajúmọ̀ fún ó lè padà di fìtínà fún gan táwọn èèyàn tí ò ní padà submit fọ́kọ rẹ̀ gan ma ó lè padà di fìtínà fún gan tó pé àwọn nǹkan tó ń náà ti ẹ̀rù láyé láyé kún ó padà ṣe torí pé jíjáde méjì ló wà ń sẹ́hùn jíjáde ojú ayé wà jíjáde ojú social media wà oye so gẹ́bà àwọn fásí kọ̀rọ̀rọ̀ ilé so gẹ́bà sí sọ so gẹ́bà sí sọ jàrí so kò ní jáde lójú ayé náà o àbí yóò ti ń jáde lójú ayé náà ni yóò tún jáde lórí social media náà àbí ẹni tàà sọ pé kíni ẹni tàà sọ pé ó ní kò gbọ́lá fún alkiyama ó wà lọ ń ṣiṣẹ́ ní kíni ó lọ ń ṣiṣẹ́ bí tí ò sí àwọn tí ò sí ibi tí yóò mọ̀kọ́ àwọn sáráfí wà ń bẹ ibi tí ò sí ní rẹ́yí àwọn sáráfí rò mọ̀ so wà lọ ń gbé bẹ̀ oye ṣe àwọn pé kí ní yíó lè padà ó lè padà wọ́ ọkú tí ó padà di kèfèrí gan mélòó mélòó mélòó mélòó ìgbàta bá wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn bí ìpìlẹ̀ yí pé a níṣẹ́ tẹ́rìbíyà sàlàfíyà kí èèyàn lò ní gbogbo tẹ́rìbíyà sàlàfíyà kí èèyàn lò ní gbogbo ìgbésí ayé yàn ah kí ni kí ni ẹmọ̀ ha ní ẹ̀ẹ́ kìníkà kìníkà kò sí tó ṣe kí a máa lọ́rú bíbáyé wọ́n náà sì mọ̀ pé irú bíbáyé tó ń sọ yìí àwọn ọkùnrin àwọn obìnrin àwọn géńdé àwọn tó ti bàlágà sámú ni wọ́n jọ máa kójọpọ̀ tí wọ́n jọ máa jókòó tí wọ́n jọ máa ní àwọn kẹ́kọ̀ọ́ tó wọ́n jọ jókòó papọ̀ alọ́kùnrin tún ń sá fóbìnrin pún òun fẹ́ jókòó tì tó fẹ́ kọ́ wọn tún separate àwọn ọkùnrin àtóbìnrin ó tún di wàhálà máa lọ́rùn so kí ló ń tanra rẹ̀ sí kí ni kí ló ń tanra rẹ̀ sí oye so kò tún wá mọ́ níbẹ̀ yẹn nìkan lásán àwọn oríṣiríṣi àwọn tọ̀ọ̀mẹ́ẹ̀tì àwọn tọ̀ọ̀mẹ́ẹ̀tì àwọn tọ̀ọ̀mẹ́ẹ̀tì àwọn tọ̀ọ̀mẹ́ẹ̀tì oríṣiríṣi tó pé wallahi àwọn nǹkan tó padà gbẹ́lòmí kún nínú ẹ̀sìn ni ó sì padà sọ ẹlòmí di pé kíni di pé kò ṣe súnnà mọ́ ó sì padà sọ ẹlòmí di pé ó ń ṣe súnnà yẹn àmọ́ ó ti kú fún ṣáhùwà ó ń kó sáwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ gan ìwọ náà wo gbogbo ẹ̀ṣẹ̀ tó padà tó fi ń ṣe Ọlọ́run Ọba kí léjú tó kó sí ìkánná àwọn nǹkan tá à ń sọ fún ọ pé nínú tẹ́rbíyà sàràfíyà yìí ọwá kọ́ oníwàhálà pọ̀ ó wá tẹpẹlẹ mọ́ ó wá padà wá lìdì sí àdánwò téèyàn fi kíni téèyàn fi ń kọ́ sẹ́sẹ̀ wo gbogbo ẹ̀ṣẹ̀ tó gbogbo ọ̀nà tó fi ń ṣẹ́rọ̀ ọba wo ó rí pé kí ní àwọn ń pè ọsá kèsí pé báàbù yìí nǹkan abala yìí nǹkan tó yẹ kí yàn dì ní wàláhì ẹmọ wọn kẹ́sì báyẹ ẹmọ wọn àmọ́ captain o àwọn ọmọ dára yẹn ìsìn báyìí wọ́n ni wọ́n wá wọ́n wá gẹ́ bí àwọn tí wọ́n rí ọkọ̀ kìí sí àwọn tó pọ̀ ẹyọkan oye so ẹyọkan wọ́n wà gbé sínú ọkọ̀ èyí tó tún wá burú jẹ́ ìjú bẹ́ẹ̀ lọ wọ́n tún wá ṣe kí ni wọ́n tún wá gbé lórí ọ̀kadà ẹ̀ sí gbólé rí wọ́n tún wá gbé lórí ọ̀kadà oye so àtún wá sọ fáwọn èèyàn náà pé àwọn obìnrin yìí ẹ má gbọ́ ọ̀kadà ẹ̀ pé tí ẹlùmí bá ń gbọ́ ọ̀kadà tí kìí ṣe ìdítẹ́ fi sọ pé kí ẹmọ́ gọ̀kadà ní ọ̀bọ̀t obìnrin yóò istashrafa fi ṣeitọ́n ṣeitọ́n ó publicize rẹ̀ wallahi àbú tí ọkùnrin bá kọjá lórí ọ̀kadà kọ́lẹ̀ ẹlẹ́mọ́ wò lẹ́ẹ̀mejì tí lọ àmọ́ tí obìnrin bá kọjá lórí ọ̀kadà báyìí ṣeitọ́n ó kàn istashrafa fi ṣeitọ́n ìbámi gan tí ó bá ti rẹ̀ àìdáda ọ̀ ní mọ́gbà tó wo bẹ̀ pé ó kàn tó kájú kò nípa ah, kí tí mo fi wo bẹ̀ náà in the first place kí ló tí mo fi kọ́kọ́ wo bẹ̀ ṣètọ́nù ni ṣètọ́nù ni yàtọ̀ sí ilé ìhun tẹ́lù mi bá ń gọ̀kàrà ní tátẹ́gùn bá ti ń rọ sí ilé tí èrí tẹ̀ náà wà wú ọ̀yí tátẹ́gùn bá ti ń rọ sí ilé tí èrí tẹ̀ náà wọ́n sí gíní so láti wípé ń gọ̀kàdà so táwọn ọkùnrin gbé yóò padà mọ́ tẹ́mbẹ́lẹ̀ ìmá mú ìmá mixi papọ̀ mọ́kùnrin yóò kàn padà di pé ó kàn padà ń lo himaru ní àmọ́ gbogbo wàláhì àwọn èèyàn wà tán lo himaru tán lo ní kọ́pù tó ipé gbogbo nǹkan táwọn experience làwọn náà sí gbogbo fàṣà àti munkar táwọn kìí táwọn làwọn náà sí gbogbo ìgbáwátá ẹ ma wo náà lọ́dọ̀ àwọn gbogbo àwọn ọmọ captain gbogbo àwọn ọmọ eh, sanawira àbí gbogbo àwọn tó ń ṣe rádàdà so ẹ rí pé ìmá communicate láàrin ọkùnrin sóbìnrin nǹkan tó dìlẹ̀ lọ́dọ̀ wọn nǹkan tó dìlẹ̀ lọ́dọ̀ wọn oí so gbogbo àwọn nǹkan àwọn nǹkan tó dìlẹ̀ ìdí ni pé ṣe ìtọ́ọ̀nù sáwọn tó ti àti fèlì níbi àwọn nǹkan tó ga sáwọn ni ò ní fèlì níbi àwọn nǹkan tó kéré gbogbo ẹ̀ṣẹ̀ tó fi ń ṣe ọlọ́wọ̀n ọba lónìí ìdí ni pé abala kan nínú abala tarbiyah wo gbogbo nǹkan tó góòrọ̀ǹgì níbi pé bọ́ọ̀sí ń tréní ọmọ tó ma fi padà yà nǹkan tó yà mọ́ lọ́wọ́ àbí bọ́ọ̀sí ń tréní àyàwó tó fi padà di kó yà nǹkan tó yà mọ́ lọ́wọ́ àbí bọ́ọ̀sí fi ń bá àwọn èèyàn lò àbí gbogbo nǹkan tó ọ̀run tọ́rọ̀ pé òun ṣe pátápátá wo bí tó ti góòrọ̀ǹgì pé ó rí i pé abala kò sí nǹkan tó sí nígbàtí ò ti takò tàwàhídì rẹ̀ kò takò àkídà gini manhajì báhùn bí dáàlù bóyá gbà mí gan bóyá kìí sẹ́sẹ̀ gan gbaa ọ̀pọ̀lọpọ̀ gbà bóyá so ẹ máa wò lápẹrẹnsì ò ti ní nka àwọn nǹkan yìí ń lìdì sáwọn nǹkan tó burú jáìgẹ̀ àwọn nǹkan ó ń lìdì sáwọn nǹkan tó burú tó so ìbàmí ò ti ní ẹ́ẹ́ ẹ̀ kílùkọ́ rẹ̀ ẹ̀ ní pé obìnrin ní ohun kan so broda kan ó ní àkídà rẹ̀ gbádùn manhaj rẹ̀ náà sì ṣe but ó iṣẹ́ nìkan náà ma kàmà sábà ṣe so ó kàmà sábà ṣiṣẹ́ náà ni ìgbésẹ̀ tó ma ń wá ma àà ó fẹ́ rẹ̀ sádánwò ni so ó fẹ́ kóra rẹ̀ sí àdánwò tí wọ́n náà ní kọ́kọ́ wá màmá number one number 2 tí àwọn nǹkan míì tó ọ̀tún ti mọ̀ tó wà lára ẹni tí ó tún fi padà hàn sí ọ àtorí pé ọmọ èèyàn pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ mari kílọ̀kọ̀ rẹ̀ kíyàn gbọ́lá fún pé kí dáadáa kó gọ́lá bẹ̀ ènìyàn gan torí pé kí dáadáa hàn tó pọ̀ gáadáa gan kó wà lára ènìyàn gan torí pé tí dáadáa bá pọ̀ gan ó ìsún padà ráwọn nǹkan tí ó wọlé lára yàn àwọn nǹkan tí ó bá mú tó ó ìpadà rí lára yẹn torí kò sẹ́ni tí ó wá imagine ẹni tó yẹ pé ńgbà tó fẹ́ fẹ́ gan ọmójúkú omi àwọn nǹkan tó pọ̀ nínú àwọn nǹkan tó já lógún Islam sì fẹ́ ká gbọ́lá fún kíni ká gbọ́lá fún ẹ̀sìn ní gbogbo nǹkan táwọn tàbá ah, pa àwọn ni tó pa àwọn mayà rẹ̀ lóbìnrin náà ti náà

tẹ́rbíyà inú manhajì lọ́wọ́ so ilé yóò ṣe pàtàkì ká lo ìdájọ́ ó asìlú tẹ́rbíyà sàlàfíyà ni pé ìlò ìdájọ́ ọlọ́run ọba ní gbogbo ìgbésí ayé wa àti ìdí ojú ọ̀nà tí ó gbé wa kó lójú ọ̀nà ọlọ́run ọba wa àti ìdí gbogbo ojú ọ̀nà tó pọ́síbù láti gbé wa kó lójú ọ̀nà ọlọ́run ọba ìdí tí tẹ́rbíyà sàlàfíyà ṣe pàtàkì ní ẹ̀wọ̀n ẹni tọ́nà bá bá sì fẹ́ dáadáa fún ló ma ń kọjú ló ma ń jẹ́ kí lè yé wàláhì bó ṣe rọrùn tó tó yé wà yìí ah ẹni tọ́nà bá bá fẹ́ dáadáa fún ni o ṣe tó àmà tó burú tí yàn bá tún kò láàrin àwọn sálàfí yóò sì tún ma bẹ̀rẹ̀ sí ìbá ìbà àwọn tẹ́rbíyà mi kódà kó sí pé kò tí kó lórí tàwàhídì kò tí kó lórí àkídà tó lálàáfíà ìwọ́n náà mọ́ àwọn ọgbà tó bá kí ń bá àtọ́ ìpínkè sáwọn àwùjọ àwọn sálàfí lọ wà bóyá yóò di pé àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ó yẹ kó kí ẹmọ sọ yóò mọ̀ sọ pọ̀ oye lápẹẹrẹ ìsìn yóò tó sọ fẹ́ lómi pé ah kí tó ń fa àkókò ṣòfò báyìí ọkẹ̀ mọ́ rìn kí ìwọ lọ travel lọ Port Harcourt lónìí ó tún travel lọ Ẹ̀bòyìn lọ́la ó tún travel lọ Abakaliki ó tún travel lọ kíni ẹ́ ọkùsàn travel kí ìyọ́n travel kíni ọ sì travel kí pé ah, ẹgbẹ́ ilé ọ̀sìyàn kan lọ eléyìí wọ́n pè ọ fún jíjẹ múmu kan eléyìí tẹ bá pèrè ẹni bẹ́ẹ̀ pé ah, àfà àwọn nǹkan yíò bá mú tó èyí tó mọ̀ olẹ́mìnrin ni pé ah, in tó ń ṣe kí ló fi tako tẹ́rìbíyà sàlàfíà ẹlòmí tẹ bá bá sọ̀rọ̀ pé ah, ah òun tún rí pé kóhun tún fi ṣọ́bù kan lòun tí ń ṣe gini lòun tí ń ṣiṣẹ́ kan sí àbí gẹ̀gẹ̀ ah, ẹ̀wà so tẹba ìgbàwọlẹ́wà padà sí ilé kẹba ẹ kò sí ní táìmù náà ah ìdí gbogbo ojú ọ̀nà tí ó gbìyàn kó lórí ojú ọ̀nà ọ̀rọ̀ ọ̀bà ìdí tí a fi ní bùkátà sí tarbiyya salafiyya ni torí pé òdó ẹn tí ṣe ìtọ́n fẹ́ jí kó sínà jù ẹn tó bá jẹ́ sálàfin ẹn tó bá jẹ́ sálàfin kò wá sọ́nà tó lè fi ṣe pé àwọn báàbù yìí náà ni àwọn báàbù àwọn ojú ọ̀nà yìí náà ni àwọn ojú ọ̀nà yìí náà ni so ó ṣe pàtàkì ó ó ṣe pàtàkì ó sọ pé wọ́n ní fa wọ́n ní ìdájọ́ Ọlọ́run ọba ọ̀ fi umuri al-mukhalafat a níbi àwọn alámàrí tó yí pé àwọn alámàrí tí ó bá mú ni allati hiya duna shirk àwọn alámàrí tí ó tó ẹbọ wal kufur tí ó tó kúfùrù fala budda min bayani hukmi Allahi fiha a gbọ́dọ̀ sàlàyé ìdájọ́ Ọlọ́run bá ń gbogbo ẹ̀ wallahi àwọn tán ń pèrà wọn sí súnà láwùjọ yìí wọ́n sàbòsí tó pọ̀ gan fáwọn yẹn àfi ṣírkì àtàwọn bídá àtó wà zọ́hírọ̀ gbogbo àwọn àwámù náà ní rúpọ̀ papọ̀ mọ́ báńkì ìṣiṣẹ́ ń báńkì ìṣiṣẹ́ ń bí ilé ìṣiṣẹ́ gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ kò wá ní padà wá sí yàtọ̀ láàrin òun àti àwọn tí àwọn tọ́jọ́ sí kí ní at the àwọn náà sì pọ̀ fala budda min bayani hukmillahi fiha wọ́n láwọn nǹkan tí ó tó ṣírkì àbáwọn nǹkan tí ó tó kúfùrù ká máa sàlàyé ìdájọ́ Ọlọ́run bá ń bẹ̀ náà wọ́n ni wa yubayyin ma huwa ta'a kí a máa sàlàyé kí ni ìtẹ̀lé t'Ọlọ́run bá wa máa èyàn sì máa gbá ọwọ́ ẹni tó ń ṣe kí ni ọwọ́ ẹni tó ń yapa èyàn máa gbá mú hatta yaslama al-mujtama'u min al-halak títí tí àwùjọ fi bọ́ kò nínú kí nínú parun nínú tarbiyya salafiyya ọ̀nà ní pínkì nǹkan wà organized kíyàn gbáwọn èyàn sípò wọn òjò ń lọ ẹni kankan ò ṣe kíní kankan ẹni kankan ò ṣe lé ẹni kankan ò ṣe tọ́hún òun at the end of the day ó padà ṣe kíní ó fẹ́ so gbogbo àwọn tó máa ń takú tẹ́rbíà sàlàfíyà yìí yálà ká padà lọ kó sẹ́sẹ́ ìgbáǹkọ́gbì ká padà ṣe kíní ká padà lọ kó sí mọ̀kọ́láfà kan nínú àwọn mọ̀kọ́láfàt ẹwùn kan tó kéré fa ẹwùn kan tó kéré fa ní pé ẹ̀yin obìnrin ẹ sí kíní ẹ sí avenue dáwà pé ma publicize ara rẹ̀ fún dáwà máa sì nǹkan báyìí ẹwọ bó ṣe bí alámọ̀rí bó ṣe rọrùn tó ẹlòmí yóò sì tún wò pé ẹyẹn kí ló burú mẹ́ ẹ̀ṣẹ̀ báwọn obìnrin lòun bá sọ̀rọ̀ tó bá yẹ báwọn obìnrin lòun bá sọ̀rọ̀ bó làwọn ọkùnrin sí rí nǹkan tẹ́ ń gbọ́ ń bẹ̀ bó náà sí rí gbọ́ ẹwùn kẹ́ ẹ̀yẹn tún wá ń ṣe láìsímà láìsímà kò símà rárá ó wá sọ fún ipé eh, kí ní eléyìí kò bá mú ẹlòmímọ̀ àwọn òrùpé ara ẹlòmímọ̀ pé ara kìníkìá oúnkẹ́ ẹ sọ fẹ́ ẹlòmí eh, ah, ẹ̀wọ̀n mọ́ bóhun ṣe fẹ́ ṣe wọ́n ní kóhun lọ sí bí báyìí ibi táwọn sọ yìí àwọn olọ́mọ́ ṣe kíni àwọn olọ́mọ́ match ọkùnrin àtòbìnrin ṣe kíni ọkùnrin àtòbìnrin wà ń bẹ̀ ọyí so kẹjọ máa rí ayín ó sì ti ní rẹ́kọ́dì pé fàṣà ma ń ṣẹlẹ̀ ń bẹ̀ dáadáa oye rẹ́kọ́dì fàṣà bẹ̀ wà proving àwọn sálàfí wà gbáyànjú pé irú bíbá yìí kò bẹ́sìn rẹ mù ẹ́ẹ́ so wọ́n ti lé jù kíníkà kíníkà so Allahu musta'an bó ṣe ma ń rí fún àwọn tí wọ́n ti ṣe kíní àwọn tí wọ́n ti jìnà sí ìdájọ́ Ọlọ́run ọba ni nígbà tí wọ́n bá ń sọ ìdájọ́ Ọlọ́run tí a bá jalè òun ni kíyàn sí gini tó bá pè ní sọ́ọ̀bù kan sí gini àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀kan gí ọwọ́ rẹ̀ ọ̀yí ẹni tó bá jìnà sí dájọ́ Ọlọ́run yóò pé ah irú dájọ́ àwọn ọbọ̀ ìnà kí wo lélẹ̀ wọ̀nà ìyáàzù the same thing náà níbi àwọn nǹkan tí ò tó ẹbọ tí ò tó bídá yìí tí a bá ń sọ fún ẹlòmí pé ah, ìdájọ́ Ọlọ́run bá necessitate mi gini yẹn yóò mọ̀ pé ah kí ló dé wọ́n ti lé jù wọ́n lélé yóò dá wọ́n ní kíní ò dá wọ́n ní kíní ò dá wọ́n ní kíní ò dá wọ́n ní kíní ò dá gbogbo nǹkan wọ́n mọ̀ ah, so nínú àwọn nǹkan tó wọ́n sọ fáwọn èèyàn kan ní pé wọ́n á sọ pé eh, wọn kí ń ṣe báyìí àwọn obìnrin wọn náà wọn sì kí ń gbà kan sí báyìí ṣé orí ti yí kí ló ṣe ẹ̀yin gẹ́nẹ́ kí ló ṣe ẹ̀yin gẹ́nẹ́ àwọn tó ń pàpè mọ́ra súnnà nífà àwọn tó ń pè àpè mọ́ra súnnà nífà ṣé aláwọ̀kọ́ náà tàbátẹ̀ wà gbà yín gbé ẹmọ gbọ́ tàbábá yín gbé lórí pé kò intanṣọ wọlé ò tàbábá yín gbé lórí pé àwọn kàtẹ́ yín sọ yẹn ó tọ́ gbogbo àwọn àdánwò tí ẹ̀ ń tí àwọn obìnrin bọ̀ yẹn ó tọ́ tàbábá ń gbé lórí rẹ̀ èyí táwà ń ṣe sóhun kọ́ lọ́wọ́ bá sọ ni sóhun kọ́ lọ́wọ́ bá sọ ni àwọn táwà wá ń ṣe èyí tó tọ́ àkà ń gbé lórí tó bá ti ẹ̀wà tọ́ gan ni o àwọn táwà wá ń ṣe èyí tó tọ́ wọ́n wá ń takọ àwọn tí wọ́n ń ṣe ìtọ́ lọ́wọ́ bá sọ pé kama لا حول ولا قوة إلا بالله الله المستعان الله المستعان الله المستعان شيخ صالح فوزان سوى فالناء فالناس إذا رأوا المنكر àwọn èèyàn tó ń bá rí ìbàjẹ́ kẹ wọ́lam yóò yìírúhù tí wọ́n sì yí padà tí wọ́n kọ́ wọ́n ni yóò ṣíkú an yà ọmọhùmùlọ́hù bí ẹ̀kọ́ bí min inda wọ́n ni ó súnmọ́ láìpẹ́ tọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala tí ó kó gbogbo wọn pọ̀ pẹ̀lú ìyà látọ̀dọ̀ rẹ̀ alimami ibn qayyim náà sọlé nínú ad-da'u wad-dawa wọ́n ní fala hukmu bima anzala Allah wọ́n ní kíyàn máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ́ bá sọ kalẹ̀ ààmùn Allah wọ́n ní fala hukmu bima anzala Allah kíyàn máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ́ bá sọ kalẹ̀ ààmùn ó wà general ni gbogbo láìfún yẹ̀lẹ̀ wọ́n ti máa lo ìdájọ́ ọlọ́wọ́ bá gbogbo ẹ̀páwátá wọ́n ni wà laysa khassan kèèsì nǹkan tó dásà lẹ́sà bí masailil munaza'at kèèsì nǹkan tó dásà lẹ́sà fáwọn alamari táwọn yẹn fà nìkan wal khusumat àbáwọn nǹkan tí gini àwọn dispute fil amwal nínú dúkìá faqat nìkan kama yadhunnu ba'dun nas báwọn ẹlòmí sí ma ń rò ọ̀yẹ́ so báwọn ẹlòmí ṣe máa ń rò ní pé àwọn nǹkan tí yẹn ń fà nìkan ti máa ń lo ìdájọ́ Ọlọ́run so wọ́n ni wa amma umurul aqaid gbogbo in tí gbogbo wọ́n sì máa ń sásábẹ̀rẹ̀ náà ni pé àwùjọ wa àwùjọ wa ẹ̀rù ń bà mí fáwọn èèyàn tán sílé kó má padà di pé àwọn nǹkan mí nínú àwọn ìdájọ́ Ọlọ́run Ọba tó lágbára tó lè ṣe kíni tó yẹ pé àìló tó yẹ pé ó lè lọ tabá ìpìlẹ̀ tí ó gbìyànkó nù Islam ẹ̀rù ń bà mí kó má padà kó sílé eléyìí ẹ̀là àwùjọ yín torí kẹ má bà tòsí eléyìí ẹni àwùjọ wa torí kẹ má bà tòsí torí kẹ má bà ṣe kíníkẹ so ó wá di pé gbogbo àwọn gbogbo àwọn nǹkan gbogbo nǹkan àwọn ẹlòmí tí ń súnà láyé ìsin báyìí gbogbo nǹkan táwọn àwà mú ṣe náà sí Allahu musta'an wani afal hukmu bima ìmá lo ìmá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ àmùn gbogbo aspect life lè yán fi máa lò gbogbo ẹ̀ wà lè sà kọ́ọ̀sán kéèsí tó dásà lẹ́sà fún apá kan tí ò sí fápá mi wọ́n ni bí masáìlì munazaat kò dásà lẹ́sà fún àwọn alámàrí tó yẹ pé ìfàǹfàní walkhusumat àbáwọn àríyànjiyàn àbáwọn kíríkọrẹ̀ àwọn ìjára ara kama yadhunnu ba'du an-nas gẹ́ báwọn ẹlòmí ṣe máa ń rò wa amma umuru al-aqaid ẹ̀rí àwọn alamari àkídà fannasu yatrukuna kulla fannasu yutrakun kullun yukhtaru ma yurid wa yabqa ala ma yurid fa hadha amrun azim wa khatirun jiddan wani a ẹ̀rí àwọn alamari àkídà kí a máa sọ pé èèyàn èèyàn ó fi wọ́n lẹ̀ ni o so a èyí ó fi wọ́n lẹ̀ kan mú nǹkan tó bá wù wọ́n nǹkan tó bá sì wù wọ́n ni wọ́n fi lẹ̀ ilé ìfàhádá amrun azim alamari tó tóbi ni wà khatirun jiddan ó sì burú gan wọ́n ni fahakmullahi ìdájọ́ ọ̀rọ̀ ọba shamilun ọ̀ràn yẹn ni fáwọn kí ni fáwọn ìjọba ẹmọ́ wọn kẹ́ náà ń ṣe kọwárìjì wọ́n kárìjì àbáwọn tẹ̀kfírí tó mọ̀ kàfàrà àwọn olórí ìbàmí ìtẹ́ bá wo Facebook báyìí aláwọ̀mùsá tí ẹ ma ń dákọ ààyè táwọn tẹ̀kfírí pọ̀ sígbà mi so a ní kó sí nǹkan tí bàbá múfútàwò kó sí nínú kí ẹ ma oye kí ẹ kí a mọ́ ní kílọ́kọ́ rẹ̀ kí a mọ́ ní àǹkàlí ibi bí ẹ̀sìn ṣe dáwà so ní bàbá muftau so a ìbámi tẹbá tẹbá wọ facebook báyìí ẹ̀kàn rẹ̀ lómi àmàlẹ́yìn ahmed musa bí jibril àtàmàlẹ́yìn anwar al-awlaki wọ́n kà ma fáyà àwọn ìjọba yìí wọ́n ma kàfàrà wọn yẹ̀rọ wọ́n kà ma pẹ̀ àwọn èèyàn kèfèrí so tẹ bá wọ ẹni tí ń sọ báyìí tẹ bá wọ profile rẹ̀ délẹ̀ ìwọ lọ lọ sí pàtí ah, kìíní yìí ìwọ lọ lọ sí kìíní yìí ìwọ lọ lọ sí lè yìí ìwọ lọ lọ sí lè yìí mi bá sì fún ẹniyẹ pé níbi àwọn masáìlì tó jẹ́ sẹ̀gẹn èyàn lo nǹkan tó yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run bá ń bẹ̀ so ìwọ tó ń ṣe bá

Ah, ẹwà aláwọn ẹlòmí tí wọ́n kàfàrà àwọn ó ti kàfàrà àwọn kìíní ó ti kàfàrà àwọn olórí tẹbá tún sàdúwà fáwọn olórí yóò tún lè máa yí lórí àwọn tẹkfírí burúkú tí a bá já ẹmọ̀ pé gbogbo àwọn social media yẹn gbà mí ní tí ma ń mọ̀ tẹ́yàn fẹ́ wọ́n ti program tí ma mọ̀ tẹ́yàn fẹ́ àárín àwọn ibi tẹ́yàn fẹ́ náà lè ọwà so ìgbà mí tẹ́yàn bá kàn wá sí ìnà tẹ́yàn kàn jásà ní àwọn ẹlòmí báyìí ẹ bá wọn tẹ̀kfìrí lọ ni àwọn pọ̀ hánà o wọ́n pọ̀ hánà lórí social media tí a wá rí tẹ́bá wá ń wo ìwọ́tọ̀ kàfàrà kí ní tó fi kọ kàfàrà ẹ̀ lágbájá ẹ̀wọ̀n kàfàrà rẹ̀ kórí púpọ̀ lè jájọ́ ọlọ́run bá tẹ́bá lo profile rẹ̀ ìwọ́kan kọ́ìdà ìwọ́kan mú ní kọ́ìdà gbogbo àwọn tó máa ń fẹ́ tẹ́ kàfàrà àwọn gbogbo rán ẹsẹ̀ so lẹ́mọ̀rí lẹ́mọ̀rí lẹ́mọ̀rí ọ̀hun lẹ́rí tí ṣe kíni tó kún gúrùpù fáwọn obìnrin tí ń kọ́ wọn ní kíni tí ń kọ́ wọn ní àwọn alámọ̀rí rédèrèdè oye so ẹwà tẹbá wo gbogbo ẹwà òpè àà ah. so nǹkan tó gbọ́yé nìkan ni pé al-hukmu bima anzala Allah nìkan ní kékìní káwọn olórí nìkan máa lò ara ọ̀ ara ọ̀ ara ọ̀ sheikh ubeid sọ pé fa ẹ̀ eh, sheikh eh, salih fasan sọ pé fa hukumullahi ìdájọ́ ọlọ́run ọba ọ̀ ṣáàmìlún likulli hadhihi al-umur ó kó gbogbo alamari ìsinú wa ma huwa akthara minha àtàwọn èyí tó tún ṣe kíni tó tún ju eléyìí lọ wa yajibu ala al-hukami ọ̀ràn yẹn fáwọn àwọn tó ń dájọ́ lórí àwọn èèyàn àwọn olórí an yahkumu bima anzala Allah ní pé kí wọ́n máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ wa hadha min a'malihim eléyìí inú sẹ́ wọn ni wa an yulzimu an-nasa bi hukmillah kí wọ́n sì jẹ́ kí wọ́n necessitate ìdájọ́ Ọlọ́run Ọba lórí àwọn èèyàn qala ta'ala Ọlọ́run Ọba sọ pé inna Allaha ya'murukum Ọlọ́run Ọba ń pa yín láṣẹ an tu addul amanati ila ahliha ní pé kẹ ma dá àwọn nǹkan tí wọ́n fi sọ yín tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi sábẹ́ trust yín sí padà sẹ́ni tó ní o eléyìí náà sí báyìí Allahu akbar ẹlòmí tí ó ma sọ pé àwọn ìjọba kèfèrí ni wọ́n ó ní ìkan náà àwọn tán máa ń tán láwọn tí wọ́n tán ní orí Ikhwanul Muslimin tán máa ń lálà sí àwọn ìjọba yìí náà ni ó wá sọ ń bẹ̀ pé ó ní ó ní ó ti gbé donation jáde rí òun wá donate fún so ó dẹ̀ sọ pé nǹkan kan báyìí lòun fẹ́ fi donation yẹn sí tàbí àwọn èèyàn kan lòun fẹ́ fún òun wá padà wá kọ́ntàkì no family member rẹ̀ kan ó wá padà wá jẹ́ nínú àwọn èèyàn tí ó tó bọ́ sí ìran àwọn èèyàn tó lóun fẹ́ fún yìí wá bí pé bóò ti ẹ̀ ní à òun ti ẹ̀ owó ńláńlá ni ọ ó ní kódà kò sí kankan ó ní láàrin ìgbà yẹn wọ́n tún kọ́tù wọ àwọn ìwọ tó ń jàmbá àwọn èèyàn tó fókọ àwọn èèyàn tó fi gba owó ọ̀tún wá fún wọn ó tún wá kọ́tù owó yẹn gbogbo ẹ̀ bó sí lọ́dọ̀ wọn yẹn ìwọ ló wọ́n ni wa idha hakamtum bayna an-nas tẹ́ bá ti fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn an tahkumu bil adli ẹ dájọ́ pẹ̀lú déédé dájọ́ pẹ̀lú sharia Ọlọ́run Ọba inna Allaha ni'ma ya'izukum bi a nǹkan tó ma dágan ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi ń mana inna Allaha kana sami'an basira so Ọlọ́run Ọba ọba tí ó ń gbọ́nà ọba tí ó ń rìnà ni tó ń gbọ́rọ̀ ọba tó ń rìnà ni wọ́n ni wa fil mahkumin àwọn tí wọ́n dájọ́ lé wọn lórí náà al-ayatu ba'daha mubashara áyà tó wá lẹ́yìn rẹ̀ directly òun náà ń sọ pé káwọn so òun náà ń sọ pé àwọn kan sí kí ni àwọn tán dájọ́ lé wọn lórí táànà ma lò dájọ́ Ọlọ́run ya ayi ladhina amanu ẹ̀yin tẹ́ gbàgbọ́ ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum Allahu akbar ti kọ́kọ́ sọ wà ní ipò kama sí kama dájọ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ṣẹ̀ríà Ọlọ́run Ọba orí so lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run Ọba wọ́n sọ pé ẹ máa tẹ̀lé Ọlọ́run Ọba ẹ máa tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ẹ tún máa tẹ́kíní ẹ máa tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ olórílé yí lórí fa in tanaza'tum fi shay'in tẹ bá wá ṣe fanfà lórí nkankan farudúhu ila Allahi war rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá ṣe pé ẹgbàgbọ́ nú Ọlọ́run Ọba àti ọjọ́ kẹyìn dhalika khairun eléyìí ló dáa jùlọ wa ahsanu ta'wilan ló sì dáa jù ní ìdápadà fahadhihi fil mahkumin eléyìí nípa àwọn tí wọ́n dájọ́ lé wọn lórí ni o fayajibu alayhim àwọn tí wọ́n wà lábẹ́ àwọn ìjọba náà ó ọ̀ràn وسنة رسوله صلى الله عليه وسلم àti súnnà òjíṣẹ́ rẹ̀ kí a ìkẹ́ àti ìgẹ́ ọlọ́wọ́ bá kó ma wà lórí rẹ̀ so inṣá Allahu ta'ala ibi tàti dóní ẹ̀dàkùn àwọn àlàyé àwọn nǹkan tó ṣe pàtàkì gani so àwọn nǹkan tàà ní láti ma implement ní life wa ni so kọlọ̀ bá subhanahu wa ta'ala kó masi wà lọ́nà lẹ́yìn bàtà ti mẹ́nataun hada wallahu alam wa sallallahu wa baraka ala nabiyyina muhammadin وعلى آله وأصحابه أجمعين